إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم ركيباً يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله عز وجل وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المسلمون عباد الله إننا في خطبتنا اليوم سنتطرق إلى مسألة وقضية مهمة جدا وهي الكلام في هجية قول النبي صلى الله عليه وسلم في التشريع الإسلامي يجب أن نعرف أيها المسلمون عباد الله أن الله أنزل رسله أرسل رسله ليطعون بإذن الله عز وجل وأرسل كتبه لكي يتبعها الناس وآخر رسول أرسلها أرسله, أرسله الله إلى الناس هو محمد صلى الله عليه وآله وسلم ورسالته عمت كل الناس بعده وكذلك كل الناس في زمانه صلى الله عليه وآله وسلم فقد دلت أدلة كثيرة على وجوب اتباع النبي صلى الله عليه وسلم في محكم التنزيل وكذلك في أقوال النبي صلى الله عليه وآله وسلم وقد شك نفر وفئة من هذه الأمة من الفئة الضالة هذا الاتباع وتعان في أحاديث الرسول صلى الله عليه وسلم وشكوا شككوا الناس في اتباع النبي صلى الله عليه وآله وسلم بهجج واهية بهجج واهية وطعنوا وطعنوا في أصحاب النبي صلى الله عليه وسلم لأنهم يعلمون ويعرفون حقا أنهم إذا قطعوا الناس عن أصحاب محمد صلى الله عليه وسلم فكيف نعرف الدين على وجهه الصحيح أيها المسلمون عباد الله اعلموا أن هذه الفرق هم الخوارج وابو رافضة والقرآنية ومن سلك مسلكهم واتبع سبيلهم وأولاه لا شك أنه موجودون في بيئتنا هذه الضعيفة وهم كثيرون لا كثرهم الله ينشرون أباطيلهم في كل مكان ينشرون أباطيلهم ودلالاتهم يطعنون في سنة النبي صلى الله عليه وآله وسلم ويسكتون أحاديث النبي صلى الله عليه وآله وسلم ويجعلون أحاديث النبي صلى الله عليه وسلم أسفل بل لعل بعضهم يقدم أقوال آبائهم الضالين على أقوال النبي صلى الله عليه وآله وسلم وعندنا آيات كثيرة في هجية سنة النبي صلى الله عليه وسلم وأنها الوهي الثاني بعد القرآن والأصل الثاني في التشريع الإسلامي قال الله عز وجل واتقوا النار التي أعدت للكافرين واتيوا الله والرسول لعلكم ترهمون أيها المسلمون قال الله عز وجل في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويكفر لكم ذنوبكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله عز وجل يا أيها الذين آمنوا أتيعوا الله يا أيها الذين آمنوا أتيعوا الله وأتيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم بشيء فردوه إلى الله فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا آيات آيات في كتاب الله عز وجل على وجوب اتباع النبي صلى الله عليه وسلم لماذا؟ لأن النبي صلى الله عليه وسلم لا ينطق عن الهوى إن هو, إن هو إلا وحي يوها وقال الله عز وجل في كتابه فإن تنازعتم في شيء فردوه إلى الله وابو رسول وقال الله عز وجل يا أيها الذين آمنوا أتيوا الله وأتيوا الرسول فلا تبتلوا أعمالكم و و وإلى غير ذلك من الآيات الكثيرة في وجوب اتباع النبي صلى الله عليه وآله وسلم كذلك قد جاء في حديث أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال من أطاني دخل الجنة ومن أصاني دخل النار وقال النبي صلى الله عليه وسلم من أطاني فقد أطاء الله ومن أصاني فقد أصى الله ومن أطاء الأمير فقد أطاء فقد أطاني ومن عصى الأمير فقد عصاني وقال النبي صلى الله عليه وسلم في حديث أبي هريرة رضي الله عنه أيضا كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله قيل ومن يأبى يا رسول الله قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى وأخبرنا النبي صلى الله عليه وسلم لأن النبي صلى الله عليه وسلم كما قلنا كما قال الله عز وجل في محكم تنزيله أنه لا ينتقوان عن الهوى أخبرنا النبي صلى الله عليه وسلم أنه سيجد قوم سيأتي قوم بعده لا يتبعون أحاديثه صلى الله عليه وآله وسلم ولا يستنون بسنته صلى الله عليه وآله وسلم ولا يرفعون رأسا لأوامره صلى الله عليه وسلم ولا يكيمون لها وزنا صلى الله عليه وآله وسلم فقال ألا يوشك رجل شبعان يتكئ على حريكتهم يحدث بحديث بحديث فيقول بيننا وبينكم كتاب الله ما وجدنا فيه من حلال حللناه ومن وجدنا فيه حرام حبرمنا هكذا يقولون اليوم القرآن القرآن القرآن كأن السنة مفقودة كأن السنة لا لا كيمة لها واعلموا أيها المسلمون أن القرآن والسنة وحيان من الله عز وجل وهما بمنزلة واحدة في التشريع في التشريع لماذا أيها المسلمون لأن, لأن السنة تبين مجملات القرآن والسنة تخصص عمومات القرآن والسنة تقيد ما في القرآن السنة تفسر ما أبهم في, في, في القرآن وتقيد آيات القرآن أيها المسلمون عباد الله هذه منزلة السنة وقال النبي صلى الله عليه وآله وسلم ألا إني أوتيت القرآن أوتيت القرآن ومثله ما فإياكم أيها المسلمون من اتباع سبيل المجرمين فإن المجرمين هم الذين ينكرون سنة النبي صلى الله عليه وسلم وبعضهم ينكرون السنة صريحة يصبرهون برد سنة النبي صلى الله عليه وسلم وبعضهم يسلكون مسلك التلميح ينكرون السنة تلميحا ويطعنون في السنة ليلا نهارا ويشككون في رواة أحاديث النبي صلى الله عليه وآله وسلم قال شيخ عبد العزيز بن عبد الله بن باز رحمه الله تعالى أما السنة فلا نزاع ولا خلاف في أنها أصل مستكل هذه هي السنة وأنها هي الأصل الثاني من أصول الإسلام وأن الواجب على جميع المسلمين بل على جميع الأمة الأخذ بها والاعتماد عليها والاحتجاج بها إذا صح السند عن رسول الله صلى الله عليه وآله وسلم وقد دل على هذا المعنى آيات كثيرات من كتاب الله وأحاديث صحيحة وأحاديث صحيحة عن رسول الله صلى الله عليه وآله وسلم كما دل على هذا المعنى إجماع أهل العلم قاطبة على وجوب الأخذ بها والإنكار على من أعرض عنها وخالفها ثم قال شيخ ابن باز رحمه الله وقد نبغت نابرة في صدر الإسلام أي في بداية الإسلام أنكرت السنة بسبب تهمتها للصحابة رضوان الله عليه وأرضاهم وما أشبه الليل بالبارحة اليوم موجودون موجودون والناس يثنون عليهم ينكرون السنة ويطعنون في الصحابة يطعنون في أبي هريرة ويطعنون في أبي سعيد الخدري ويطعنون في معاوية وغير من أصحاب النبي صلى الله عليه وآله وسلم ويقولون إن في الصحابة منافقين ألا قاتل الله ألسنة هؤلاء المجرمين وقال ابن باز رحمه الله هؤلاء النابغة يطعنون في أصحاب النبي صلى الله عليه وسلم ويتهمونهم بتهم باطلة ثم قال بتهمتهم للصحابة رضي الله عنهم وأرضاهم كالخوارج ومن يفعل هذا فإنه يسلق مسلك الخوارج كفروا كثيرا من الصحابة وفسكوا كثيرا منهم وصاروا لا يعتبدون بزامهم إلا على كتاب الله لسوء ظنهم بأصحاب محمد بأصحاب رسول الله صلى الله عليه وسلم وتابعتهم ورافضا فقالوا لا هجة إلا فيما جاء من طريق أهل البيت فقط ولا سوى وما سوى ذلك لا حجة فيه ألا قتل الله الهوى ونبرت نابرة بعد ذلك ولا يزال هذا القول يذكر فيما بين وقت وآخر فيما بين وقت وآخر وتسمى هذه النابقة الأخيرة القرآنية هذا ما يسمون أنفسهم هم ليسوا بقرآنيين لأنهم لو كانوا قرآنيين لاتبعوا السنة لأننا قد تلينا في القرآن في وجوب اتباع النبي صلى الله عليه وسلم والعواكب السيئة والوخيمة في من يخالف أوامر النبي صلى الله عليه وسلم ألم يقل الله عز وجل ومن يشاكك برسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مسيرا فنسأل الله سبحانه وتعالى أن يلهمنا رجدنا وأن يوفقنا وإياكم لما يحبه ويرضاه <clears throat> الحمد لله وكفى والصلاة والسلام على من لا نبي بعده محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان واستنى بسنته إلى يوم بعثون أما بعد أرجو الله سبحانه وتعالى أتوقع لكم كياتي جفوان نبوى محمد صلى الله عليه وسلم أتوى صحابي النبي ني أتوى رالي النبي ني أتبقوا نكين تباتي لسنة نبوى محمد صلى الله عليه وسلم تتتوى في يوم الكيامة إلي تابر وصنل لني خطبة وتني ونني قتي سنة وني بما سيداجون نويس الإسلام ẹjẹ́ ká lọ mọ̀ ẹ̀yin mùsùlùmí ikẹ́ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó rán wa nẹ́bí ọlọ́ọ̀bá ó rán òjíṣẹ́ ó sọ àwọn tíra kalẹ̀ fún wa ó wá sí lọ́rẹ̀ yẹn fún wa ká máa tẹ̀lé àwọn òjíṣẹ́ yẹn ó gbé àwọn tíra yìí fún wa kalẹ̀ bá ma fi ṣe ìmánà ìgbẹ̀yìn òjíṣẹ́ tọ́lọ́run wá rán sí àwa èèyàn tẹ́yẹnyẹ tọ́lọ́run rán sí gbogbo ẹ̀dá gbogbo àwọn tó bá sallallahu alaihi wa alihi wasallam ọlọ́wọ́ rán anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ó wá sí lọ́rọ̀ yẹ fún wa ipi agbùdọ̀ mọ́ tẹ̀lé ànẹ́bà Muhammad sallallahu alaihi wa sallam àwọn ni àwọn náà wọ́n sọ́gbù táà náà wọ́ wọ́n kí mi bá náà ṣe ń kí àwọn náà máa gbàwẹ̀ nínú oṣù Ramadanu yìí àwọn tí wọ́n ń tẹ̀lé ojú ọ̀nà nẹ́bà Muhammad sallallahu alaihi wa sallam àwọn ọ̀rọ̀ tó bá látọ̀dọ̀ annabi àwọn yẹ kí ń tẹ̀lé kódà wọ́n ìtẹ̀ kí ń kakó rárá wọ́n ìtẹ̀ kí fún ní iyì kankan àfẹ́yí tó bá bá ìfẹ́ nú ara wọn mú ẹjẹ́ ká lọ mọ̀ pàwọn nǹkan tán ṣe yí ó in tó takò tíra ọlọ́wọ́ bá ní tó takò súnà nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam sọ́lọ́wọ́ bá sọ fún al-Qur'an ni ọlọ́run ni ẹbẹ̀rú náà lè ta ti palẹ́sẹ̀ kalẹ̀ di àwọn kèfèrí ẹ wá tẹ̀lé ọlọ́run ọba ẹ tẹ̀lé annabi wa Muhammad sallallahu alaihi wasallam kẹlẹ̀bà jẹni tọ́lọ́run ó sànú fún gẹ́gẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run sọ́nù Qur'an ọlọ́run tẹ́ bá nífẹ̀ẹ́ ọlọ́run ọba o annabi sọ fún wa in kuntum tuhibbuna Allah tó bá jẹ́ pé lódodo lẹ nífẹ̀ẹ́ ọlọ́run ọba o

ẹ sì tẹ̀lé ànábì rẹ̀ sallallahu alaihi wasallam àti àwọn tàbá fi sí ipò nínú yín tàbá fi sípò àṣẹ fún ọmọ pàṣẹ nínú yín tẹbá wá ní fàǹfà níbi kankan ẹ gbé padà lásọ́dọ̀ Ọlọ́run Ọba àti ọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam tó bá jẹ́ pé lódodo òun lẹ nígbàgbọ́ nínú Ọlọ́run Ọba tó bá jẹ́ lódodo òun lẹ nígbàgbọ́ nínú ọjọ́ kẹyìn a eléyìí ní fi ń dáwó níbi ìpadà sí àwọn ayat bó ṣe wá pọ̀ ní ẹnu

ẹnikẹ́ni tó bá tẹ̀lé mi ànábí o yóò wà lí jánnà ẹni tó bá sì ṣẹ̀ ìmì ànábí tó bá lóò ní tẹ̀lé àṣẹ mi onítọ̀hún wọ iná ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ànábí tó ń sọ wípé man ata'ani faqad ata'a Allah ẹni tó bá gbọ́ ọ̀rọ̀ ìmì ànábí ànábí sọ̀rọ̀ báyìí ó sì tẹ̀lé ọ̀rọ̀ yẹn onítọ̀hún ti tẹ̀lé Ọlọ́run ọba wa Allah ẹnikẹ́ni tó bá ṣẹ̀ Ọlọ́run tó bá takọ̀ àṣẹ ìmì ànábí tí ó tẹ̀lé àṣẹ mi onítọ̀hún ti takọ̀ àṣẹ Ọlọ́run ọba o subhanahu wa ta'ala wa man ata'a amiri faqad ata'ani wa man asa'a amiri faqad asa Allah èyàn tó bá jẹ́ olórí ní ẹ̀yin mùsùlùmí èyàn tá nàbí ní kó jólórí àbí èyàn tó jólórí ní àárín àwa mùsùlùmí èyàn tó bá tẹ̀lé ó ti tẹ̀lé ànàbí o èyàn tó bá sì sẹ́rú olórí báyìí kọ́ ó ti sẹ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala hadithi ń bẹ Sahih al-Bukhari gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ànábì jọ yíwa sallallahu alaihi wasallam yíke gbogbo al'umma mi ni ó wà alìjanna àfẹni tó bá lóhun òwò wọ́n ní wò jíṣẹ́ ọlọ́wọ́ bá ǹjẹ́ nìkan wà tí ó lówó wà lìjẹ́nà ni ànẹ́bì ni pé ẹnikẹ́ni tó bá gbọ́ tèmi ànẹ́bì yóò wà lìjẹ́nà ìyẹn tí ó bá gbọ́ tèmi ànẹ́bì sọ onítàn lólóhun wọ àlìjẹ́nà ó wá dàbí bá sallallahu alaihi wasallam wé kí n sọ̀rọ̀ pẹ̀lú fẹ́nu ànẹ́bì ti wájú yíwa pé àwọn ènìyàn padà dé tí wọ́n ní ìgboyà àti máa takọ ànẹ́bì Muhammad sallallahu alaihi wasallam wọn ò ní gbọ́ ọ̀rọ̀ lẹ́bì kankan kù sí bẹ́ẹ̀ ṣe tó tí ò bá ti bá fẹ́nu wọn mú ìkanu wọn sọ ó ní ọ̀rọ̀ tán bá àdíìsì tẹ́ bá mú wá àkọ́kọ́ gbé sínú làákà ìwá ni a gbé sínú làákà Muhammad ni sallallahu alaihi wasallam àbí súnnà nẹ́bí nẹ́bí ká ma fi wọ ẹ̀fẹ́ inú ara wa a ẹ má jẹ́ kó padà jẹ́ wípé ọkùnrin kan tó ti yó tí ò mọ̀ tó kàn mọ́ yóò wá jòkó yẹ tẹ́kìrù aláhàrí kákìhì yóò wá jòkó sórí àga rẹ̀ yóò jòkó báyìí sórí àga yóò wá máa sọ àdíta nẹ́bì fún ikẹ́ ànẹ́bì sọ báyìí àti báyìí àti báyìí yóò àmọ́ wal-Qur'ānu aṣaḥ irú àwọn ọ̀rọ̀ olélé yìí níbo ní tí irú àwọn ọ̀rọ̀ yìí al-Qur'ānu wa sunnah ẹjẹ́kẹ́ ẹlọ́mọ́ ipé níbi ìṣòfin ìpele kan láàrín méjèèjì jọjọ wà kí nìdí ìdí ní kí ọlọ́ọ̀bá tó fún ànẹ́bì ní wáhàyí Qur'an òun náà ló fún ànẹ́bì ní wáhàyí sunnah àti Qur'an àti sunnah wáhàyí méjèèjì látọ̀dọ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ànẹ́bì wa pe pé irú nǹkan báyìí nǹkan tí ó dání in tèmi ba so pe kini kí ní aláàlì ni aláàlì náà ni in tánàbì ni ní àrámù ni àrámù ni ẹwù kan nínú won le tó so sọ wípé ka hadith anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam tánàbì ti ní pé àrámù ni fun okunrin musulmi ko lo gold àrámù ni fún ọkùnrin musulmi kó sẹ̀sọ́ pẹ̀lú gold àrámù ni fun okunrin musulmi ko wọ aṣọ silk aso àríri haramu ni wallahi hadithun sahih fi ni abi dawud fi kutubi sunna oní ẹ̀ṣin sọ lóòtọ́ pé lóòtọ́ àdísì yíó sọ̀híhù ni àmúlò takò Qur'an kò pọ́síbù àdísì olè lálàáfíà kò takò Qur'an sọ́rọ̀ ànẹ́bí takò ọ̀rọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala ni irú àwọn ìkọjá àlàó lélẹ̀ irú àwọn ìníjúrà ìní àyàkókò nàkí sọ́lọ́ọ̀bà olélẹ̀ yìí ẹ̀yin mùsùlùmí ẹ̀yẹ́ ká lọ sọ́ra o everywhere oníkálùkù kan gé àwọn èèyàn kò níbi ni gé súnnà gé síbi fẹ́nú tí ẹ gé àwọn èèyàn dànù kó ní ẹ̀yà nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam wá gé wọn síbi tó bá fẹ́nú tí ẹ mú gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kíyà máa takó súnnà nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú sáyẹ́nsì kíyà máa ní pé ẹn gbàtí sáyẹ́nsì wá dé gbàtí sáyẹ́nsì wá dé gbàtí sáyẹ́nsì wá dé ṣe sáyẹ́nsì náà ní ká tẹ̀lé ni àbí súnnà nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam tó padà bá débi pé ìkánú wọn òun ti ẹ̀ òun sọ pé science òun lámọ̀ fi wọn òdodo báyìí science láfi wọn tí Islam bá correct àbí tí Christianity bá correct Allahu Akbar bóòlù se fi science bóòlù se mọ́ fi wọn ọ̀rọ̀ lọ́wọ́ àti ọ̀rọ̀ Muhammad sallallahu alaihi wasallam ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lọ́wọ́ bá wo Muhammad sallallahu wasallam ọdọ̀wọ̀ wa ìwà tẹ̀lé súnnà wá ní kẹsẹ́ pé yẹn ti wá fi rárẹ̀ ti sí ìjọ kan èyẹ ti wá ń tẹ̀lé nǹkan rárá ìjọ tó fi rẹ̀ ti sí wà lọ́wọ́ náà nìjọ ànábì Muhammad sallallahu alaihi wasallam kò nídìí kó gba fọ́ọ̀mù kó tó mọ̀ tẹ̀lé súnà ànábì Muhammad sallallahu alaihi wasallam kìí sí wọ́n ń gba fọ́ọ̀mù fún èyí ma ń mú ojú ọ̀nà tí Kùránì bá là kalẹ̀ fún wa ní ojú ọ̀nà tánàbí là kalẹ̀ gẹ́gẹ́ bá wọn ènìyàn síwájú bí wọ́n sì gbọ́yé eré ni wọ́n ń pè ní pé yẹn tẹ̀lé súnà ànábì Muhammad sallallahu àti ewu rẹ̀ lè tí ń ṣe súnà náà Muhammad sallallahu alaihi wasallam ẹ̀yẹ́ káwàkà rọ́ṣẹ́ ìkanú àwọn àgbàfẹ́ẹ̀sìn oní ni Sheikh Abdulaziz bin Abdullah bin Baz rahimahullahu ta'ala wọ́n mú ọ̀rọ̀ kan wọ́n ni amma súnà Muhammadu kò sí iyèméjì fanfa níbi wípé òun gangan fúnra rẹ̀ ìpìlẹ̀ tó jòkó ni kí nìdí ó rí pé nínú ó rí pé súnà náà sallallahu a máa kọ̀ yádá àwọn mujmaláti na Qur'an àbáwọn umumáti na Qur'an sunna máa kọ̀ yádá àwọn mutlaqatul Qur'an a máa kọ̀ sọ́sọ́ àwọn umumátul Qur'an ó láwọn áyà mi tí yóò wá generally ni sunna ni ó wá wá òun ni ó wá kọ̀ sọ́sọ́ rẹ̀ pé elé wá generally sunna ni ó wá wá ní ó rẹ̀ ìrún tàn kí so lè mọ́lá ìbá sí ń kìrùwá fún mi ní Qur'an nígbà tó ní ààrẹ ah, rárá ẹwàwó ẹmọ́ ẹ̀kẹ̀ mẹ́fà ẹ̀ẹ́sẹ̀ rádìsíun ẹlùmí ẹ̀yẹ̀wó ẹ̀ẹ́sẹ̀ rádìsíun lè bá bú rẹ́rà nílọ ń kọ́ àwọn sàhábí wá fúyẹ́ lẹ́nu wa àwọn sàhábà nẹ́bì wọ́n fúyẹ́ lẹ́nu wa bàbá dákọ bàbá rẹ̀ báhùn inú òbí ó gbárata sàhábà nẹ́bì wà láàrin yóò bú wọn wọ́n sì máa fi gbáyì wọ́n sì máa fi sáyọyọ ó jẹ́ ó rẹ́yà bú rẹ́rà àbíkí ní òré àbúsẹ̀ ìdàlù kó dérè èyí ò gọ́ púpọ̀ bá ọgọ́ ó fẹnu rọra ó rọ mí àpò ó ṣe gbá ó sàwó ṣe kòkò bàbà sásọ̀ òré yìí Muawiya yàun òré yìí amúrùbí na láásì yẹn òré yìí kíníkẹkìníkẹ yẹn òré yìí gbá yẹn òré yàwó yẹn àwọn èkí ń gbẹnu àtẹ́lú ẹyọ kan bẹ́ẹ̀ náà sàhábí ànẹ́bí ni di ànẹ́bí náà ni pé fa ìdàdúkẹrọ àsàhábí fa amsẹ́kọ́ tabbada kàwọn sàhábí mi ẹkọ́ra dúó kẹsẹ́ pé tó àmọ́ yọ ahọ́n anẹ́bí ni pé látẹ̀ súgbọ́ asáábì ẹ má bú àwọn sàhábì mi àmì ànẹ́bí o ẹ má bú ẹnu àtẹ́ ẹ má yọ ẹnu sáwọn sàhábà kí ni ìdí tààfà fi sọ bẹ́ẹ̀ ìdí ni wípé tẹ́ bá ti ní júrà against àwọn sàhábì ànẹ́bí bó lè ṣe fẹ́ gbọ́ ọ̀tán bá sọ mọ́ àwọn sì náà narẹ́tì fún wa kódà kùránì yani abdullahi bin mas'udin radiyallahu anhu ànábì lẹ́ni kẹni tó bá fẹ́ ka kùránì gẹ́gẹ́ bọ́lọ̀ sí sọ̀kalẹ̀ fánàbà muhammad sallallahu alaihi wasallam ka gẹ́gẹ́ bí abdullahi bin mas'ud ṣe mọ́nka ànábì muhammad sallallahu alaihi wasallam wọ́n sàdúwà fún abdullahi bin abbas wọ́n ni allahumma faqihu fi din wa allimhu ta'wila ta'wilil qur'an ọlọ́ba bá ń fọ́mà ilágbóyé sí wà bá ń kọ́ ní qur'an ṣe bá wọn sọ̀hábà ridwanullahi alaihim ṣe bá wọn nàrí tẹ̀sẹ̀ fọ́wà ẹ̀sìn táàfin gba ilé ni tá ń gbórí sókè tá ní musulmi láwa alhamdulillah táwọn sàábí ò bá narẹ́tẹ̀ wá ní ẹ̀dá kùnbó láti fẹ́ rẹ̀ síyẹn sí sáwọn sàhábà yẹn ló yẹ ká mọ gbẹnu àtẹ́lù Abu Hurairah radiyallahu anhu òun ló gba hadith wájú látọ̀dà nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam púpọ̀ ló hadith tàbí ń ṣẹ́sìn Abu Hurairah 5,000 ahadith ló nìkan narẹ́tẹ̀ wájú látọ̀dà nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam kátó ma kàwọn Abdullah bin Amr bin al-As radiyallahu anhu kátó ma kàwọn Abdullah bin Umar kátó maka wọn yawa Aisha Anas bin Malik àti bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ àwọn sahabi annabi wa Muhammad sallallahu alaihi wasallam àwọn sahabi annabi wallahi ẹni yìí ni wọ́n tẹ bá rẹni tí ń bu ẹnu àtẹ́lù àwọn sahabi ẹ mọ̀ pé ẹni lẹ̀ ni èyàn yẹpẹrẹ ni èyàn tí ò ní wúlò kankan níwájú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ni ìdí ni bẹ́tí ẹ̀bá ń ṣe bẹ́ẹ̀ ni bóò ni ó sì máa rò Allahu Akbar àwọn tó fi ń wọ́sì jùnú àwọn èèyàn ọlọ́run wá pàtí wọ́n ti annabi wọ́n wá jẹ́ ṣàbùrù nas haula khayru rajul sọ́bálàká ìmú ni àwọn tó fi ń burú jùnú àwọn ẹ̀dá àwọn ọlọ́run wá kó ti ẹni tí fi ń dà jùnú àwọn èèyàn àwọn àwùsọ́ tó ṣe kí tó má fi ròyìn àwọn tó ń tẹ̀lé ẹ̀ tí ju ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ni irun tó ń kí táwọn sàábí ọ̀bá ara nẹ́bí ti ń kí kan wá náà rẹ̀tẹ̀ fáwọn tàbí'ún àwọn gangan náà rí àwọn náà rí ànábì báyìí abdullah bin masudin radiyallahu anhu ọ̀rọ̀ yìí hadithi marfon hukman ila nabi sallallahu alaihi wasallam wani pe inna allaha nadara fi qulubil ibad fawajada qalba muhammadin sallallahu alaihi wa alihi wasallam khayra qulubil ibad wani ọlọ́ọ̀bá wọ kàwéyàn ọlọ́run wá rí pé ọkà nẹ́bì ní fi ń dí àjọ ní gbogbo àwọn èèyàn tẹ́yẹ gbogbo àwọn ẹ̀dá ọlọ́run fàtàrọ̀hù lìrìsà láti wàstọ̀fáhù ní náfsí wàbtàádáhù bìrìsà láti ọlọ́run wá mọ́ nẹ́bì ó sàlẹ́sà fúnra rẹ̀ ó wá rẹ̀ níṣẹ́ quluba ashabihi sallallahu alaihi wasallam ó wá rí pọ́ kàwọn tọ́lọ́m ọlọ́run sá àwọn èèyàn ọlọ́run sá sọ́dọ̀ ànẹ́bì ọlọ́run sá àwọn sọ́dọ̀ ànẹ́bì sallallahu alaihi wasallam ọlọ́run wá sá àwọn sọ́dọ̀ ànẹ́bì sallallahu alaihi wasallam fajalahum wuzara'u nabiyhi ọlọ́run wá ṣe wọ́n láwọn bí mínísítà fún ànẹ́bì rẹ̀ tí wọ́n dúró ti ànẹ́bì báyìí sallallahu alaihi wasallam fama wajadahu an-nasu khayran fahuwa inda Allahi khayr in táwọn sàábì bá ti rí pé tó dá ní wàláyìn tó dá ní ọdọ̀ bá wà ma wajaduhu shabran fahuwa inda Allahi

ìkìlìníyà ìbínú ìlú ìlú wa nìkan là ń bí wọ́n wà mọ́ bú àwọn sàábí ànẹ́bì gbogbo ó sì dáká sí mọ̀rọ̀ báyìí kò sẹ́nì kan tí ó dìde fáwọn sàábí ànẹ́bì èyàn tó bá ní júrà àti bú sàábí ànẹ́bì wà láà yóò bú ànẹ́bì náà sallallahu alaihi wa sallam kí nìdí àwọn tó súnmọ́ ànẹ́bì jù ní sallallahu alaihi wa sallam àwọn tí wọ́n jọba ànẹ́bì jagun tó jọba ànẹ́bì lógbà tàbá lógun Badiri ṣé wọ́n ló wà lógun Badiri ṣe bá sàábì náà tó ní ìgbà tí nǹkan lé láti bẹ̀rẹ̀ Islam ṣe wọ́n ló wà ń bẹ̀ ni ṣebáwọn sọ̀hábà tí wọ́n rọrùn fún ọ láti máa jẹ ẹran wọn ṣebáwọn náà wà pẹ̀lú ànẹ́bà Muhammad sallallahu alaihi wasallam nígbà tí nǹkan lé nígbà tí Ànábì wà lójú ọ̀nà láti Mákà lọ sí Madina Abubakar radiyallahu anhu òun ló wà pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam nínú o nígbà tí nǹkan lé àwọn ilé ìgbó ti Ànábì Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn ikú Ànábì wọ́n tún kọ̀ntínú láti máa spread Islam yìí náà ni Allahu akbar àmọ́kí ya mọ́ sọ wípé àwọn mùnáfikí ń bẹnu àwọn sàábí ọ̀rá àwọn sàábí àwọn mùnáfikí ń bẹnu wọn kama fi sáwẹ́wà kama fi sáwàdà káyọ ọmọ rẹ̀ nìkan mọ́ Allahu Akbar kama dákọ̀ sàábà nabi kama ní pé mùnáfikí kí wọ́n mọ́ ṣe ìdírọ́ àwọn sàábà kó jẹ́ pé ọ̀rọ̀ tí ó fúyẹ́ jù láti sọ nípa láti sọsẹ́ tí máa fẹ́ yẹ káwọn èèyàn tí máa fẹ́

tààlẹ̀ rí ma ní pé kí ní ọkì nìkan ẹ́ but ẹ́dẹ̀ pé ẹlẹ́lẹ́ sahih ẹlẹ́lẹ́ da'if ìmẹ́ni ìwọ̀n náà òkè ó dé bẹ́ẹ̀ ló fi mọ̀ pé ẹlẹ́ sahih ẹlẹ́ da'if kí nìdí ó láwọn yẹ̀bí tí ẹ tí wọ́n ń hun hadith against Ànábì Muhammad sallallahu alaihi wasallam ìwọ̀ àwọn yẹ̀bí tí ẹ tó ń bọ́n sàábẹ̀ náà dìna wọ́n ti gbà láti gbà kò sígbà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní súnnà òun sì lò wọ́n sọ ìjọ fẹ́ sọ fún mi pé ọlọ́run bọ̀ ṣẹ́sìn rẹ̀ dínní ọlọ́run bá sọ lọ́lọ́run fi gbé àwọn àìmà gẹ́gẹ́ bí imam Bukhari gẹ́gẹ́ bí imam Muslim bin al-Hajjaj bin Muslim àwọn lèyí àfáàmà ní pé ka anna Allaha khalaqahum li ahadithi nabi sallallahu alaihi wasallam bí pọ́lọ́run torí ìwọ́lọ́ kan dáhùn fi àdísì nìkan torí ẹ̀dẹ́yìn àwọn ilé iná lọ ń gba ọ̀rọ̀ ànẹ́bìjọ sallallahu alaihi wasallam lẹ́nu àwọn tí wọ́n gbọ́ lẹ́nu àwọn tán gbọ́ lẹ́nu ànẹ́bà Muhammad sallallahu alaihi wasallam tẹ́yìn bá tó bá ayi àwọn èèyàn wá ní kí ń kà nǹkan wọn ìkúmò òdẹ̀ kí ń kéwú ni ló fi mọ́ ìjì àti tàwọn èèyàn ìmọ̀ná fi mọ̀ yí pé ókè tàbáwò ìsìnádì hadithi ọ̀rọ̀ yíò rílẹ̀ lọ́dọ̀ Muhammad ní sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ìmọ̀ ní fi ma wáyà tó ẹkí fi kanra wọn tí ma fẹ́ fọwọ́kan transformer so lẹ́fà ìmọ̀kọ́lọ́ fọwọ́kan ni kọ́ ma challenge engineer pé kí ni dìtẹ́ fi hádá hù gẹ́gẹ́ wà wẹ́sìn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ni ma ké fún àgẹ́ ló mọ̀ kí ó ké ìdítà fi ní pé ànẹ́bì kọ́ ló sọ̀rọ̀ ilé ànẹ́bì ló sọ ilé ni kèké ń ṣe yí táwọn yíwá ń fi ọgbọ́n orí sọ pé àdísì yóò tó bá ti takò láákà ìtẹ̀ mi àbíkà mọ́ ní pé àdísì takò Qur'an àdísì rí takò Qur'an yóò yà ọkọ̀ sọ́sọ̀ rùmún al-Qur'an ó sì pọ̀nù Qur'an ẹ̀ka fún alápẹ̀rẹ̀ kan ọlọ́bàá ń sọ́nù Qur'an nípa ipé ọlọ́run ló ń ṣe ní haramu fún wa òkú ẹ̀rùn kún bète ayà bẹnu Kùránì Suratul Ma'idah gbogbo tó bá ti kú tí wọ́n dú ni a ó wà rí hadith lọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam ipa àwọn ẹran kan ò sí ń bẹ gẹ́gẹ́ bí ẹja àtàwọn nǹkan mí bẹ̀nà nígbàtí Ibn Mas'ud radiyallahu anhu tó ń sọ fún obìnrin kan àwọn tó ma ń fi ìkanákùn ìkaná tó ma ń fi gbogbo ó ní wàláhì mo ka kòránì látòkè délẹ̀ in sì ríbi katọ́lọ̀ tí lóhun ọ̀fẹ́ òótọ́ ni tó bá ka kòránì ò ní rí alwáṣí wà so ka débi pé wà máa àtàkùn mọ̀ rasul fàkùzú wà máa na hákùn ánú fantahu ìwọ ka kòránì débẹ̀ ní àà ókè lóòtọ́ yóò kí ni túnmọ̀ ayà yẹn intanabi bá ti tó bá ti kọ̀ fún yín ẹ̀sákùn ṣe bí ayà ní kòránì nípa pé èyàn lè jogún wípé ọmọ lè jogún bàbá ṣe bí hadith ló jẹ́ ká mọ̀ pé ọmọ tó bá jẹ́ kèfèrí ò lè jogún bàbá mùsùlùmí bàbá tó bá jẹ́ kèfèrí ò lè jogún ọmọ mùsùlùmí mélòó mélòó umumat umum umum ayat amma fil Qur'an tó rí àwọn ahadith tí ó specify rẹ̀ pé no specific incidents báyìí mélòó mélòó àwọn ayat tí ó wà mutlakọ̀ nínú Qur'an tí ó kàn túlẹ̀ awàrí hadith tí ó wà kọ̀ yádà rẹ̀ tí ó wà dé ipé mọ́ tilẹ̀ ma wá dé báyìí mélòó mélòó mujmalat àkíyìmù sọ́lá ọlọ́ni ẹ̀kíyìmù bóòlù sí kíyìmù ó wà rí súnnà tí ó wà sálàyé pé ó kọ́kọ́ sí Allahu akbar ó wà ṣe báyìí ó wà ní sami Allahu liman hamida ó wà rúkú hadith ló ti rí nínú hadith náà ló the same sórí mọ́ ṣe wá yọ àwọn hadith yẹn fún àtẹ́jẹ́ ká mọ̀ pé àwọn tán parọ́ ti wọ́n ní ànẹ́bùkọ́ ló sọ eléyìí ta fúwàmọ̀ kí bẹ́ẹ̀

antum mudahinun ó pọ̀ ganu Qur'an Allahu akbar ambi Allah subhanahu wa ta'ala kó wà fákọ̀ ẹni kọ̀kan wa lọ sí ibi tó fẹ́ ibi tí bàbá parí ọ̀rọ̀ wọn sí náà ni wípé àwọn kan wá jáde láti bẹ̀rẹ̀ Islam wọ́n pè wọ́n ní àwọn khawarij àwọn terrorist àwọn tó ma ń pè àwọn musulmi kèfèrí láì lẹ́tọ̀ àwọn tó ma ń jáde against àwọn olórí musulmi àwọn khawarij àwọn takò àdíta nẹ́bà Muhammad wọ́n láwọn sàábà kèfèrí ni wọ́n ẹni bí ni gbogbo wọn àwọn ọ̀rọ̀ wáfìdì náà Shia àwọn takò gbogbo àwọn ahadi wọ́n láwọn lè gba àdísì sáàdì kan táwọn bá fẹ́ kí ìrùn lọ́wọ́ òun àwọn ṣíyà kọmpíà rẹ̀ sí òun ti yìn ìrùn tó yàtọ̀ gédígbé láwọn kí kíni dí mú Muhammad sallallahu alaihi wasallam kí sì ló fà aláwọn sàábé ẹni bí níwọ́n látara bẹ́ o mú Muhammad sallallahu alaihi wasallam àfàwọn kan táwọn ohun fúnra wọn tó bá rí wọn pé sẹ́wùn lẹ́yìn kí yìí tó bá rí àwẹ̀ wọn tó bá rí gbogbo ìbádà wọn wọ́n yàtọ̀ gédégbé sáwọn musulmi

اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم يا مصرف القلوب صرف قلوبنا إلى طواتك ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك